gbọ́ ibò láàáṣe múra lẹ́ẹ̀dẹ̀ Ramadan inú àkàtí àbára wa sọ ni kayfa nasta'iddu iṣẹ́ Ramadan al-mubarak báwo láàáṣe múra lẹ́ẹ̀dẹ̀ Ramadan tààsì kọ́ àwọn ẹ̀kọ́ tó pọ̀ gbogbo àwọn agbègbè ìlànà múra lẹ́ẹ̀ táwọn àfáà fi kọ́ wa tí ìlànà múra lẹ́ẹ̀ ti dàgbàsókè ẹ̀mí tí ó kún ara ti àrísìkí ti ìwà ti àlàáfíà ti ètò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà lásàlẹ̀ fún wa kó lè bá rọrùn fún wa láti gba Ramadan náà alhamdulillah rabbil alamin jẹ́ Ramadan Ramadan dé wọ́stakibali náà apàdé ẹ̀ wọ́súnmùnà ṣe Ramadan a sì gba àwẹ̀ Ramadan bí ọlọ́run ọba ṣe fún alágbára sí bákan náà bíbáàdì wàzọ́hì Ramadan àwọn inú àwọn nǹkan ojúṣe àwọn ṣe Ramadan tí ọlọ́run bá fẹ́ kí a máa ṣe agbẹ̀ẹ́jú létípàwà kan bẹ̀ kàkíyàmù lè sọlá tàràwé irun òru irun tàràwé wọtíláwà kíkẹ́ Al-Qur'ani Karim ẹ̀rì wọ́sọ̀dàkà tí sì sára hudur alaqat al-ilmiyya ìlọsí àwọn wáàsí ìpagbó ìmọ̀ alaqat at-tafsiriyya mẹ́tí ń tó Al-Qur'ani ìtàkàfùnà asetikaf masalasi wa kharajna zakat alfitr lẹ́yìn náà yọ zakat alfitr wa salayna salat al-eid asikirun eid alhamdulillahi rabbil alamin ọ̀pọ̀ ni fún ọlọ́run gbogbo ń ta sí pátá kọlọ̀ má dàlú àláyà. Amen kọ́lọ́n kó gbà ní ìjọsìn wa kó má ṣe ní òpin ṣe olóore tá a ṣe ní ayé eléyìí wà ní ìjókòó àkọ́kọ́ lẹ́yìn Ramadan àkọlé ọ̀rọ̀ wa lè ní gẹ́bà sí ma ẹgẹ́ bí àwọn àfá àti ẹ̀sẹ̀ àtọ́kùn ètò ṣe sọ fún wa gbogbo ohun tí wàásọ máa ń dálé lórí tọ́pìkì kana náà ni ó kàn máa ń pẹ́ ká ni òun ni mafumul islam understanding islam àgbọ́ islam bí dáa fẹ́ wò lé ní wàkọ̀fà tó masha ramadan mubarak alimunsar ay alimadi a fẹ́ ramadan wa ta gbàtán yìí a fẹ́ tukpachi mbọ anaghị afẹ gbaa o si ni awọn alakalẹ o si ni awọn imoran afẹ yau ki lojori be gege bi musulmi lori kori ihe ma n yere ara ewu inu sura ti yi ya ma n kifa ni gbogbo ogba suwadula ashir a ri ni aya 20 18 tolo àlekọ́lá tó ń wa sọ̀rọ̀ nínú aya yìí ọlọ́niyá yọ́lẹ̀bí na àmọ́nu wọ́n lápẹtẹ ẹgbẹ́lọ́ọ̀bá gbọ́ taqullaha ẹ̀páyọ̀ ọlọ́run walitanzur nafsun ma qaddamat ligad kí ẹ̀mí kọ̀ọ̀kan kó sì máa wò kíní ń tẹ̀síwájú ọ̀la ẹ̀mí kọ̀ọ̀kan kó máa wò kíní tí ń tẹ̀síwájú ọ̀la ọ̀la bẹ̀yẹn tọ́lọ́run bá ń sọ yẹn ọ̀la ti àlìkí àmọ̀ ni tá a lọ pàdé ọlọ́run ó kí là ń tẹ̀síwájú. wàtàkùnlá ọlọ́ni ẹ̀pá yọ ọlọ́run inna Allaha khabirun bima ta'malun. ọba tí ó fún ilé òyìnbó tẹ́ ṣe ni wala takunu kalladhina nasullaha ẹ má dà gẹ́gẹ́ bí a ti gbàgbé ọlọ́run fansahum anfusahum látara bẹ́ẹ̀ wọ́n gbàgbé ara wọn ọlọ́run wọn gbàgbé ara wọn ọlọ́run ipò kí ni wọ́n ẹ̀rì torí eléyìí afẹ́ wo àkọ́kọ́ al-waqfatul ula àyẹ̀wò àkọ́kọ́ gbogbo náà la ma wípé ọba Allah ọba aláàánú ni ọba oníkẹni ọba olóore ni inú àwọn oore rẹ̀ fún àwọn tí a gbàgbọ́ táwọn náà jẹ́ kan nínú wọn kọ́lọ́n kó ṣe àlékún ìgbàgbọ́ wa onígbọ́lọ́ ń gbé kalẹ̀ ní inú gbèsè ayé àwọn àsìkò kan láti pé àwọn olùgbọ́lọ́ ọba gbọ́ yatazawwaduna fiha bil imani wa taqwa àsìkò yóò gbé kalẹ̀ fún wa kí wọ́n fi lékún nígbàgbọ́ kí wọ́n fi lékún nípa ayọ̀ ọlọ́run ويمهون ما علك بقلوبهم من أحفار الذنوب والغفلات لينا náà kí wọ́n lo àwọn àsìkò yìí láti fi gbọ̀nù láti fi fọ̀ mọ́ àwọn nǹkan tó rò mọ́ gbèsè ayé wọn inú ọkàn wọn nínú àwọn fi máa kó sínú ìdọ̀tí

ẹ̀rí ẹ̀rí wọ́yẹ̀ kùrùjú na mínìhà bẹ̀rù jẹ̀dí ìdá tí wọ́n jáde nínú àwọn ààyè inú àwọn àsìkò yìí pẹ̀lú ẹ̀mí tuntun pẹ̀lú new spirit ẹ̀mí tuntun tó ti sí ìjẹun bábọ̀ tẹ́lẹ̀ wàhíì mẹ́jẹ̀ àlìyà pẹ̀lú èròǹgbà tó ga strong determination ìjẹ̀ran ìsí ẹ̀mí tó nípa wa quwwatin nafsiyyan àti ìpinnu ẹ̀mí àní ẹrú ọlọ́ni ni mo ṣe máa gbìyànjú wọ́n lè lè wá rẹ̀ tu'inuhum ala muwajahati al-haya wa ma fiha min jawadibin wa sawarifin wọ́n lè lè tí a bá wá àwọn nǹkan tí a gbà sára láwọn àsìkò olóore yìí yóò wà rọ̀ wọ́n lọ́rùn láti yọ ràn wọ́n lọ́wọ́ láti lè kojú wàhálà ilé ayé àwọn ìpèníjà ilé ayé tọmọ ẹ̀dẹ́ máa ń bá yí àwọn àjẹ́ ara tí a ń bá ti ní láwọn àsìkò tá a sọ yìí ní ọ̀rọ̀ wọn náà tẹ́lẹ̀ kojú àwọn àwọn ìpèníjà yìí àwọn nǹkan tí fẹ́ mú ní kó lójú ọ̀nà ọlọ́run náà pè ní jawazib bíi magnesium tó bá rí ni yóò fẹ́ famara sọ̀wárẹ̀ wọn kẹtí máa darí ẹ̀kọ́ nílé tọ́lọ̀ wọ́n lo àǹfààní àwọn àìsìnkú yẹn ẹ̀rẹ̀ wọ́n bá kanáà wà tuyassiru lahum àdáàlì muhimmadi alladhi min ajliha khalaqahumullah yóò wà mú rọ̀ wọ́n lọ́rùn á mú rọ̀ wọ́n lọ́rùn láti yí pé ojúṣe ta torí ẹ̀ dá wọn kí wọ́n lè ṣe òyítọ́lọ̀ ọba torí ẹ̀dá wọn kí wọ́n lè ṣe ní ìbámu àwọn àyà kan inú Al-Qur'ani Karim fún àpẹẹrẹ Suratu Al-An'am tàwọn Suratu Al-An'am ní àyà 120 kagbọ́n tí ọlọ́ọ̀bọ̀bọ̀ Allah tó sọ fún wa níbẹ̀ ọlọ́ni wàdàrú dọ́ọ̀rẹ́ àlẹ́tẹ̀ wàbátínà ọlọ́rẹ́ mùsùlùmí ẹ gbìyànjú láti tọ́ra yín ṣe ẹ̀ṣẹ̀ ta àti ẹ̀ṣẹ̀ inú ọkàn ẹ gbèjúlẹ̀ ẹ fọ̀ra yín ẹ fọ̀ mí má ẹ má nú ẹ má ń ta. iná lẹ́dí iná kìsìbú na ìfìmá tó gbogbo àwọn tí a máa ń dẹ́ṣẹ̀ sojúzọ́nà bímá kánú yàtọ̀rí fún wọn ní lọ́lá ìjì o gbogbo jẹ́ àṣẹ lẹ́sẹ̀ ni wọ́n gba ẹ̀san rẹ̀ torí díẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ gbìyànjú kẹ́ mánú kẹ́ mántà ẹ pa ẹ̀ṣẹ̀ ta tì ẹ pa ẹ̀ṣẹ̀ inú tì wọ́n pé ọkàn náà máa dẹ́ṣẹ̀ ọkàn náà máa dọ̀tí bára náà sì máa dọ̀tí bá a ṣe fojú dẹ́ṣẹ̀ tá a fetí dẹ́ṣẹ̀ tá a fẹnu dẹ́ṣẹ̀ tá a fọwọ́ dẹ́ṣẹ̀ tá a fi ẹsẹ̀ dẹ́sẹ̀ tá a fi abẹ́ dá ẹsẹ̀ bẹ́ẹ̀ náà lọ́kàn náà máa ń dẹ́sẹ̀ ẹsẹ̀ ta ẹsẹ̀ kọ̀rọ̀ ẹ̀pátì torí gbà ní fi ẹlẹ́sẹ̀ lẹ̀ lọ́rùn láì jí ẹsẹ̀ rẹ̀ torí ẹ̀ wá sí pé Ramadan wá jẹ́ àsìkò àsìkò pẹ̀sẹ̀ rẹ̀ àsìkò àfọ̀mọ́. Eh, eh, eh, wadisi anabi ta man kafa an gbaro muta ban bɔ abu yala bawa anabi ni man soma ramadana imanan wa ihtisaban gbogbo alaw ma taqaddama min dhanbihi gbogbo ẹni kẹtù bá lọ gba àwẹ̀ ramadan látara ìgbàgbọ́ ẹ̀ sọ́lọ́run tó sọ̀rọ̀ ìdíbọ́lọ́ ọba lọ́ba ẹlẹ́sàn ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ pátálà forí ẹ̀jẹ̀ nínú àdìsí kan anabi ni ẹni tí ramadan babaláyé tí ó wà wá foríjì kọ́lọ́n foríjì Ramadan ó ní gbọ́lọ́n tó fẹ́ foríjì ní gbọ́lọ́n tó fẹ́ rá foríjì Ramadan náà lọ wọ́tọ̀ lọ ó jẹ́ àsìkò pàtàkì táàfi kẹ́kọ̀ọ́ àsìkò pàtàkì táàfi túnra ẹni ṣe ẹ̀rẹ̀ bàbá wa gba Ramadan bó gbà bó ṣe tọ́ bó ṣe yẹ á àwọn àbájáde a rí àwọn àbájáde oríṣiríṣi tó ń pè ní samarat madrasatu Ramadan àwọn èso àwọn fruits tí ilé ẹ̀kọ́ Ramadan náà máa fún àwọn tí wọ́n bá bá Ramadan bó ṣe tó bó ṣe yẹ tó ìpé yẹn náà ni ó jẹ kọ́sẹ̀lẹ̀ tí wọ́n rú ẹni bẹ́ẹ̀ mùsùlùmí tó bá bá Ramadan bẹ́ẹ̀ lò ẹ̀rí wọn àtà yuhakik alimana rabbaniya min as-siyam wal mafhum al-hadari min athar as-siyam wọ́n ní náà ní ìtumọ̀ ìtumọ̀ tá à ń pè ní rabbaniya ìjẹni ọlọ́run ìnirú ẹni bí ó fi rí ní tá à ń pè ní ìjẹni ọlọ́run tọ́lọ́ bá ń fẹ́ lọ́dọ̀ mùsùlùmí àti àgbọ́yé kí là ń pè ní ọ̀làjú islam tí ramadan máa ń bí sí àwọn mùsùlùmí lára al-mafhum al-hadari ìlàjú islam tí orípa àwẹ̀ máa bí sí ara mùsùlùmí inú suratu alimuran ní àyà 79 gbàtọ́lọ́ bá ń sọ̀rọ̀ kí là ń pè ní rọ̀bàníyà ọlọ́ni máa ká lè bá ṣàrí kọ́tọ́fọ́mọ̀ ẹ̀dẹ́nìyà àyù tí a ń lọ lè kìtà bàkọ́lọ́ bá fún tíà wal hukuma kọlọ́nfò lófin wánúbúwà kó sí lánàbí ọlọ́run súnmọ́ ìyá kú lálẹ́ náà sí kọmọ sọ fáwọn yẹn pé kú ná ibadan li min dunillahi ẹ máa jẹ́rú fún mi lẹ́yìn ọlọ́run ọlọ́run ní ọ̀tọ̀ fẹ́ni kankan kódà tí máa wọn ànábì ọlọ́run tá a fún ẹ ní gbogbo nǹkan kò tọ́ kí a sọ fẹ́ni kankan ẹ jẹ́rú fún mi walakin ṣùgbọ́n kunu rabbaniyina

wọ́n lẹ́yìn arákùnrin ẹni ọlọ́ni arábìnrin ẹni ọlọ́ni láti lẹ́ni ọlọ́run láàrin àwọn ọkùnrin lẹ́ni ọlọ́run láàrin àwọn obìn bá a ṣe rí wòlé ọlọ́run láàrin àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà wòlé ọlọ́run bẹ láàrin obìn ẹ̀rì rọ̀bà níyàwó rẹ̀ abala méjì ni abala àkọ́kọ́ rọ̀bà níyàtul masdar ẹ̀rì òun náà ni rọ̀bà níyàwó ìjẹni ọlọ́run lórí gbogbo tá à ń ṣe pé agbọ́ ṣe nǹkan tàbí tọ́lọ́ ní àṣẹ a máa ṣe nǹkan tọ́lọ́ ń bá ní àṣẹ láà máa ṣe làfi máa ń wá kí lọ́lọ́run wí kí lànà bí sọ o ní pé mọ̀sọ́ gbọ́dọ̀ ṣe nǹkan kan ní ẹ̀sìn àti kó ní ẹ̀rí fún rọ̀bá ní àkànnà tí mo ń ṣe yìí o kò sí fẹ́ẹ́nú ń bẹ̀ ní tí ọlọ́run fẹ́ kí n ṣe ni mo ń ṣe yìí gbogbo tí mo ń ṣe ni mo ní ẹ̀rí fún kìí ṣe nǹkan rẹ kí mùsùlùmí wá ṣe kọ́ máa ní ẹ̀rí fún ọ̀rọ̀ mùsùlùmí wọ́n ní wọ́n pé wọ́n láti rí àrídájú pé tí mo ń ṣe tó yẹ kí má ṣe mo ń ṣe yìí nítorí wọn bá ń retí lọ́dọ̀ mi rí kó tó wá tó kan rọ̀bà níyàtọ̀ lọ́gọ́ àyà ká máa ṣe nǹkan torí Ọlọ́run in tí mo ṣe mi ò ṣe nítorí ẹni tó dọ́lọ́ mo fi ń ṣe mo ní ẹ̀rí tó dá mi lójú tí mo ń ṣe pé tọ́lọ́ ní ṣe mo ń ṣe mo ṣe nítorí ọlọ́ọ̀bá mi abala méjèèjì nìyẹn tí ẹ̀fọ́ wá ń ṣe nǹkan pẹ̀lú ìdí méjèèjì yìí tó ń ṣe tó yẹ kó ṣe tó ń torí ọlọ́ọ̀bá ṣe ó padà dẹni ọlọ́ọ̀ni Ramadan ọlọ́run ká gbáwẹ̀ يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون Ọlọ́run ni a ṣe apẹ̀tẹ́ ìgbọ́n náà bá gbọ́ aṣàwẹ̀ gbígbà lọ́rọ̀ yẹn fún yín bá sí lọ́rọ̀ yẹn lórí àti rẹ̀ kọjá kẹ́lì bá payọ̀ ọ̀dọ́ àṣẹ àwẹ̀ nu à ń gbá ètò bọ́lọ̀ ní agbáwẹ̀ à ń gba àwẹ̀ Ramadan bọ́lọ́ ni a gba àwẹ̀ Ramadan ọ̀nà ń ṣe Ramadan alladhi unzila fihil Qur'an hudan linnasi wa bayyinatin minal huda wal furqan faman shahida minkum shahra falyasmuh ọlọ́ sọ Ramadan la sọ alùkọ́ ànìkalẹ̀ hudan linnasi ọ̀nà mọ̀ alùkọ́ ànìjẹ́fọ́ mẹ́ẹ̀dẹ́nìyà wa bayyinatin minal huda ó tún sálẹ̀ yọ ọ̀nà mọ̀ wal furqan ìwé tí ń yarókò lára òdodo ni tí ń yarókò lára lọ ìwé asísọ lójú rán ni ọlọ́run wá níbo ní kẹ́ni sọ́rọ̀ mọ̀dá bá ń ba láyé nínú yín fáàlì yasmọ́ kò rí gbà wẹ̀ anabi muhammad ó ní súnmù lè ròyàtì hi òfin lè ròyàtì fẹ̀gùn máa léegun fàkìmìlà ìdá ó ní ẹgbà àwẹ̀ látàrí ní oṣù ẹ̀dá àwẹ̀ látàrí ní oṣù tẹ́bà wá lóṣù ẹ̀kọ́ nǹkan kó pé ọgbọ̀n tàbá rí tẹ́nìkan bá ń gba àwẹ̀ ìdí tá a fi ń gba àwẹ̀ nìyẹn ọlọ́ni àgbà anábì ní àgbà sallallahu alaihi wasallam aliwakpadu thaniya wakpa ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni pé bidayatu Ramadan mubarak bó lásì bẹ̀rẹ̀ bóò láti bẹ̀rẹ̀ àwẹ̀ ọdún tó lọ àwẹ̀ 1444 àwẹ̀ 2023 kéfà bàdá rẹ̀ bóò láti bẹ̀rẹ̀ nígbàtí Ramadan ń bọ̀ a sàlàyé fún ayé pé bá a ṣe bẹ̀rẹ̀ oṣù ó yàtọ̀ síra wọn àwa Nàìjíríà àti Saudi Arabia àtàwọn ìlú tó jẹ́ àwọn ìlú alábáwà àtọ́lá mùsùlùmí Saudi Arabia ìjọ náà lọ́hùn ṣàbánu tí wọ́n bẹ̀rẹ̀ ní February 21 2023 ni ṣàbánu wọ́n bẹ̀rẹ̀ tó jẹ́ ọjọ́ thulatha Tuesday tó bá di march twenty one shaban ó di twenty nine àwa bẹ̀rẹ̀ shaban tiwa ní february twenty two ọjọ́ àlárúbà tó bá di march twenty two shaban ó di twenty nine báyìí ni a sì bẹ̀rẹ̀ tupa lè bẹ̀rẹ̀ Ramadan láì bá ṣàbánu lò aní Muhammad sallam inú ìgbà kan látọ̀dọ̀ Abu Hurairah ní hasu hilala ṣàbán Ramadan awo kan sanabi ní ẹka oṣù ṣàbán kẹ́ lè bá fi mú Ramadan yìí ọmọ aṣọ́rọ̀ bí alátàlá ni àwọn ní ànábì máa ń dààmú látara oṣù ṣàbán irú ìdààmú tí kì í tó bẹ́ẹ̀ náà àwọn oṣù yòókù kumba si ramadana mu ilé sunna ní muhammad sallallahu alaihi wasallam awa sọ fún ayúgbé tó n tí ń bẹ́ òkà tí ń bẹ́ o wá fi hàn wá nígbà tó wá di ìparí shaban jọ́nà lọ́n ní tí ń ṣe on the 21 March wọ́n wòkè ní Saudi Arabia àti inú àwọn ìlú àwọn mùsùlùmí yòókù àwọn òwòkè ń bí tó bọ́yẹ̀ 28 ti wá wọ́n padà wòkè wọn àrósù wọ́n kéde pé tó wọn àrósù Saudi Arabia kéde kọ́tọ́rù kéde kuwait kéde bahrain kéde emirates kéde iran iraq palestine egypt wípé àwọn ọkà òǹkà pé ọgbọ̀n ni o ọ̀la lárúbà ní ọjẹ́ tààtì gẹ́bí wọ́n sì sọ tó bá di thursday ní ọjọ́ kejì ẹ̀rì tí ṣe 20 kínú 23 yóò jẹ́ first of Ramadan àwọn lu fákìmìlú lẹ́ẹ̀dà ẹkùn kàkó pé ọgbọ̀n làwọn lò níjọ́ yẹn ni oṣù tàwa Nàìjíríà di 29 ló pé ń jọ yẹn gbàrà bọ́sẹ̀ pílẹ̀ ṣe ń sú ẹ̀sùn pé Saudi Arabia ilẹ̀ wọ́kọ̀ sú àwọn ẹ̀tìrìtà ń kírun sọ̀lá tàràwì ní Saudi wọ́n bẹ̀ sí pé wọ́n máa ti ń kírun sáwọ́dé kí ní ká ṣe ìbá sọ fún yín pilẹ̀ pé wọ́n fìjọ́ kan ṣáájú wa wọ́n ti kọ̀ǹkà tẹ́ ó ti pé báyìí wọ́n àrètí kankan mọ́ kí láwà sí àwọn náà wò àrètí sultan ńgbọ́n bó ṣe bí ṣe ń tó báyìí gbogbo ari arímúsìn arílẹ́pẹ́ wọ́n ìlọ́yọ̀ state wọ́n ìlọ́yọ̀ state gbogbo ó kéré gbogbo state wọ́n ti rí láì bá ń adirosu sọ àtàtìrósù àtìrósù àtìrósù kí láà ṣe mìíràn ẹni sùúrù kò tó kéde àti àwa àti Saudi Arabia àti àwọn ìlú míì ní àgbáyé àwa mùsùlùmí bí a sì bẹ̀rẹ̀ àwẹ̀ nìyẹn ṣùgbọ́n lásìkò yẹn àwọn ìlú kan wọ́n bẹ̀rẹ̀ ńjọ́ yẹn like Uman Jordan Algeria Morocco Mauritania tó gbà táwọn bẹ̀rẹ̀ ṣàbánu tí wọ́n tó tàṣe a ń gbà pé ọjọ́ táwà bẹ̀rẹ̀ ẹni tààtì ẹni ẹni tààtì tàwọn àwọn bẹ̀rẹ̀ àwẹ̀ tí ọlọ́jọ́ jímá bá ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ nù àwọn tí a ń pọ̀ jù lágbàáyé wọ́n bẹ̀rẹ̀ ọlọ́jọ́ tọ́ọ̀dẹ̀ àwọn yẹn díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ọlọ́jọ́ jímá ó kéré látara qaida li kulli baladin ru'yatu li fi rí oṣù rẹ̀ gba àwẹ̀ tó ẹ pé ó mọ̀ bá jẹ́ ẹyọkan ni ẹyọkan náà ni àwẹ̀ ọba ti wá rí bẹ́ẹ̀ láti rí táwọn àfáà àti sífàtí wá pé lórí ọ̀rọ̀ ìlú kọ̀ọ̀kan lè fi rí oṣù rẹ̀ gba àwẹ̀ torí ẹ̀ ni àwọn tí àwọn tí wọ́n kéré bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jọ́ Friday bí a sì bẹ̀rẹ̀ àwẹ̀ òun náà nìyẹn adúpẹ́ Ọlọ́run Ọlọ́run lẹ́yìn náà alìwákìfọ́dù thalitha kókó ẹlẹ́kẹta òun náà ni ihya'u mu'simi Ramadan wal-qiyam bi wadha'ifihi wa a'malihi òun náà ni bá a ṣe bá Ramadan lò bá a ṣe bá Ramadan lò bá a ṣe sẹ́mi Ramadan àkọ́kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀ ayé Ramadan ọdún ọlọ́nkẹ́ ayé ilẹ̀ ábẹ̀ká ń bẹ òtútù ni kò sóoru ẹ̀mọ̀ e bá ń gbàwẹ̀ ní òtútù yóò ní máa la ààwẹ̀ láàbẹ̀kan wẹ́dà wà mọ̀tẹ́dẹ̀ kò tútù kò gbóná wẹ́dà àti wá ń bínú abẹ́ẹ̀kọ́ ni ọrọ̀ ọrùn àwọn abẹ tí ó lè pẹ́ lórí ilẹ̀ ayé láwẹ̀dá àgbàlọ kéré eléyìí jẹ́ ráàmù ọlọ́run tó ṣe fún mọ́ ànábì lọ́dún yìí lórí àwẹ̀ ọdún yìí wẹ́dà báramu wẹ́dà ṣe kí ni alhamdulillah ala dhalik lẹ́yìn náà kálukú gbìyànjú ní tipa kálukú ká níjọsìn adúpọ̀lọ́dọ̀ ọlọ́run ọmọbẹ lọ́lọ́dán ọmọbẹ lóníjọ gbogbo àwọn nǹkan tí a máa ṣe ní Ramadan láwọn sí olóore lágbìyànjú inú ẹ̀ ká máa fáwọn ẹ̀ ló ń jẹ jẹ́ sí pé kò dàbí ti tẹ́lẹ̀ látara bílù ṣe rí afá kan bẹ lọ́dọọdún yóò ha àpò rẹ̀ sí lọ́rẹ́ gẹ́dẹ́ garawo òróró milik spaghetti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ lóṣìíríṣìí tí ó wà nǹkan tó pé tí a bá kó nǹkan déwájú ẹ̀ báyìí ọkàn yóò sì balẹ̀ ìrẹsì nìkan lórí ha lọ́dún president tó máa ha bí sí máa dáná ìkọ́ lọ́ ha kí ló fà ìgbà àrántà àbáyé nù gbọ́n tó ti bẹ́ẹ̀ alhamdulillah kìyàmù lẹ́yìn tàràwí alhamdulillah bá a sí ní kápẹ́ ẹ̀ máa akí gbogbo àwọn ẹ̀kọ́ tá ń kọ́ àwọn ẹ̀tí ìpadà ń dé yàtọ̀ ká máa sáré kí ìsáré kí dínkù alhamdulillah àárí àwọn ọmọ wa tí wọ́n lè lídi tàràwì tó kó kéré mọ́tálásí láwọn àdúgbò wa yìí tá a padà Al-Kùránì kan tàràwì alhamdulillah gbogbo ilé ìdàgbàsókè dáadáa ni tafsiri náà yàtọ̀ àárí àwọn ojúlówó ọ̀rọ̀ gbọ́ yàtọ̀ sí ìgbọ́kúgbọ́ gbogbo lè ní dáadáa gbàrà tí Ramadan ti dé tí jẹ̀síra tó wá wo rìpọ́tù àgbáyé lọ inú odidi ọ̀rọ̀ lọ́dọ̀ jẹ́ pé gàlá àsàr gàlá àsàr kí owó nǹkan wọn lọ́dún káàkiri àgbáyé kódà wọn dé Saudi Arabia ẹgbẹ́tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá kó Saudi Arabia lọ́dún márùn-ún sísè ìntẹ́ rà one real one real náà lẹ́bà bẹ́ẹ̀ kò lè rọ́dún wà fẹ́ market Saudi gan bíjọba ṣe máa ń control price tí a máa mójú tó kí Ramadan náà rọjú ó yàtọ̀ owó owó nǹkan wọn àwọn nǹkan tó real five real seven real yẹn rà kẹ́mọ́rò kó bọ́yá Nàìjíríà nìkan ló gbóná Ọlọ́run ló ń dára gbọ́n tó ti bẹ́ẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àṣà àgbà wà bá gbà ọ̀rọ̀ òsìgbé káfẹ́ aráàmù gbá aláìní láfi gbá kọ́lọ̀ wá tẹ́ ó gbà lọ́wọ́ wa kọ́mọ́dàlú wà láyà bẹ́ẹ̀ náà la rí àwọn ọmọ ìyá tí wọ́n sì itikaf alẹ́ itikaf ìkọ̀rọ̀sùn masalasi alhamdulillahi rabbil alamin gbogbo ẹ̀gbọ́ sétíkà fún ní ibòmí àfimọ́sáàsí mẹ́ta táwọn ọmọ ìyá kan máa ń pariwo táà ti máa sọ wọn pé àkọọ́lẹ̀ wà fún lóòótọ́ ìtìká àdìsí kan bẹ tó pé ẹ ò gbọdọ̀ sí ìtìká àfi mọ́sálásí mẹ́ta Abdullahi Masud ló gbà wá ọ̀dọ̀ ẹ̀nà ti mú wọ́n sì ń fà pé sí àdìsí màrìfúwù ni àbí àdìsí mọ̀ọ́kùfù sanabi lọ sọ ni àbí sàábé yẹn lọ sọ tí òdodo ànábì wọ́n sì ń fà sọlọ làáfíà bí òlà làáfíà wọ́n sì ń fà takawa gbélérí tẹ́lẹ̀ ní kàbí ọdún mẹ́wàá sí ìsìn ọdún mẹ́jọ sí ìsìn wọ́n yarí ní ẹgbọ́n sí tìkáfù bí kan àfi mọ́sáàsì mẹ́ta àwọn agbọ́pọ̀ náà sí tìkáfù ní ìsìn wọ́n sì lọ Saudi wọ́n lọ sí ní mọ́sáàsì ànábì wọ́n lọ sí mọ́sáàsì ọlọ́run tó wà ní Mọ́kà wọ́n sì lọ filasíìn alhamdulilayi tí a náà kàtí àdébẹ̀ tọ́lọ́sìn kí a lè padà síbi tọ́tọ́tọ́ yẹ kò sáàfá islam tí ó mọ̀ yí pé ẹni ọba láǹfààní àti sẹ́tì káàf ní masáàsí iná jù kókò dàbí wọn nígbà irun kataba kí agba 100,000 100,000 àbábá sẹ́tì káàf mẹ́nà ó ní nǹkan tí a bá kí mọ́sáàsì ń lu Madina one thousand rún àyílà kan one thousand jimá kan one thousand bàbá ti ká fún náà bẹ́ẹ̀ kọ́ ó ní nǹkan tí a bá kí ní Filastin mẹ́sàn àkùsọ five hundred tábà ti ká fún bẹ́ẹ̀ náà kọ́ bẹ́ẹ̀ ni yóò wá dínà pé àlẹ́sẹ̀ ti ká fún wa ń bomi mọ́ àwọn bá ti sàlàyé fún wa gbogbo àwọn masáàbìlì fi kíyà wọ́n sàlàyé fún wa nígbà tí wọ́n lọ tí wọ́n bọ̀ wọ́n lè tọ́ dára jù kó jẹ́ masáàsì jimá nikasetikaf Abu Hanifa ní kúlù masjidin kúlù masjidin gbọmọdá ìdàlẹ́ setikaf kaf, tijima bá tó ẹkú masáàsì ẹlọ kí jímọ̀ ẹ̀ tó padà bẹ̀ ilé ni rúkṣọ lọ́dọ̀ àwọn àwọn àfa àwọn ìṣáájú gbọ́dọ̀ pé àlẹ́kọ́lù rọ́ọ̀jì ọ̀rọ̀ tó fẹsẹ̀ lè lẹ́nu kó jẹ́ ti bẹ́ẹ̀ adúrínú àwọn masáàsì tó tún torí díẹ̀ eléyìí ni bá a ṣe ṣe bá a ṣe gbígbèsè ayé Ramadan lẹ́yìn náà a rí pé Ramadan ọdún yìí ní Nàìjíríà wáyé àgálẹ̀ Yorùbá wáyé àwọn wàhálà ìrújú ṣubuhat àwọn àṣàbìlẹ̀ fọ́ọ́dọ́ àwọn jẹ́ máa dárúkọ ìdúdó lẹ̀ wọ́n kéré ọlọ́ni kó kéré lọ́dún yìí ah o dínkù kò tó nǹkan àmì o bàbá ní ọmọ dínkù sí ni kò tó nǹkan a kan fẹ́ dálẹ̀ wọn àwọn èèyàn kan palẹ̀ ẹ̀rí nígbàtẹ́ nìkan sọ pé inú Ramadan kan náà sálùkọ́ ànìkalẹ̀ ẹwà bí kò àkọ́ ànìtẹ̀wó ni ṣé àlùkọ́ àti lẹ́yìn lẹ́yìn sọ́rọ̀ àbí tọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́ ni ṣe Ramadan lẹ́dí ó ń tún láfi ní Quran àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ láwọn àrùjọ fẹ́ gbé dìde bàbá nítorí owó àti ẹ̀mọ́ nítorí <laughs> torí díẹ̀ fọ́ọ̀dọ́ dínkù títúmọ̀ sí pé àwọn àfáà náà ti ń sọ́ra torí bẹ́ẹ̀ nìkan bá ti sọ̀tọ́kúsọ ní èsì ní èsì mọ́ balẹ̀ ni. yàjóyàjó ó jẹ kí ó yàtọ̀ ìgbàmí Ramadan wàhálà láti máa rán wàhálà láti máa rán bí àfẹ́lẹ̀ bá sọ̀sọ̀ kú sọlọ àkọ́mọ̀ ara yẹn ló tún sọ mí àkọ́mọ̀ ara yẹn ló tún sọ mí àkọ́mọ̀ ara yẹn ṣùgbọ́n lọ ní kí jáwọ ọdún yìí ẹ̀fọ́rọ́mẹ́ntì Ramadan ọdún yìí ó ẹlòmíín bẹ èso ló ń gbẹnu ẹ sọ̀rọ̀ ẹkànlélẹ yẹn ni ìmísí àlèhà àṣetọ ní níbẹ̀ lára ìmísí èso sájúlẹ kó gbogbo ọdarù tí ó wo màálà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìkíni gbẹ̀yìn ẹ̀ kí ló fẹ́ bí oore wo ló fẹ́ ṣe ó mọ̀ àbúrò lọ́fẹ́ bá wúmọ̀ gbogbo ilé ìní bá fẹ́ sọ̀rọ̀ ọmọ wọ̀ ẹgbẹ́ àná mẹ́wàá sọ̀sẹ̀lẹ̀ ó ní máa ń ká náà yóò mú bilawo yóò mẹ́lẹ̀ ààkìrì fàdí yakule xeyra olè yasinu ọgbà sọ̀sẹ̀lẹ̀ gbogbo ẹni bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó gbà lìkì àmà gbọ́ kó sọ̀ra ọ̀rọ̀ jọ́ màsọ̀ lẹ́nu ọ̀rọ̀ dání kọ́ máa jáde lẹ́nu tí ó bá tọrọ tí ó dọ̀ sọ lẹ́nu kọ́ panumọ́ ìyá máa panumọ́ kí ló dé mi ò ní dáadáa ni mo fẹ́ sọ súnà ni ìyẹn lè wákàtí mẹ́rin kó o ti má sọ kankan tí o bá ti sí dáadáa tó fẹ́ sọ kí wá sọ̀rọ̀ kò fi bá nǹkan jẹ́ ẹ̀sìn wọ̀ kọ̀ wá nù àdábìlì kalam ìyẹn máa ṣe kìtìyàrù ọ̀rọ̀ ni ìyẹn sì máa wo ma àlàátìlì kalam ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ wọn lè jagun ń bì kan ọ̀rọ̀ ní ibi ogun ìpìlẹ̀ ogun ọ̀rọ̀ ni torí díẹ̀ àtúndúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bọ́lọ̀ ní kí environment Ramadan ọdún kó tutù ọlọ́run pé kó gbóná bí sí máa gbóná alhamdulillah tó ti bẹ́ẹ̀ ànísàláì ìrànwà létí nínú àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nínú Ramadan ọdún yìí ọ̀nbẹ̀ẹ̀mbẹ̀ aliwafiyat àwọn èèyàn kú láwọn èèyàn ńláńláńláńláńlá lálásùnmílẹ̀ tó jìnà bàbá wa Ajíbọ́lá Jabbar ní Abẹ́òkúta Yorùbá dáná ni a jáde láyé ọlọ́ba ní foríjì wọn ọlọ́ba ní kẹwọn ọlọ́ba ní kẹwọn àti gbogbo wọn bẹ́ẹ̀ lọ nbẹnu tí wọn jẹ ọkùnrin tí wọn jẹ obìnrin lẹnu tí wọn jẹ àwọn ọmọ ìyá wa kọlọba ní sekú ní sinmi fún wa. bàbá wa yìí odidi ilé ẹ̀kọ́ ni wọn ẹni ọba mọ̀ wọn lọ́ọ̀ ni wọ́n ṣe òfin wọ́n di adájọ́ àgbà fún nàìjíríà yìí wọ́n tún padà di adájọ́ àgbáyé ọdún kan bẹ́ẹ̀ tí a kàn sí prógámù kan ní Ìkòròdú ní government college ìgbà náà wọ́n sì ń sáàbù lọ ní World Court ilẹ̀jọ́ àgbáyé àwọn ṣe introduction bàbá wa ń sọ̀rọ̀ ara wọn pé mi wọ́n dákọ̀ ara wọn mo jẹ́ ọ̀kan nu adájọ́ àgbáyé bàbá nítorí pé ẹjọ́ bá dá ń bẹ̀ wọn ò lè tún dá lórí ilẹ̀ mọ́ dọ̀run nínú àwọn black aláwọ̀ dúdú tó jókòó sórí àga ìdájọ́ àgbáyé bàbá jẹ́ kan bàbá wa dé gbàtà wa rìtáyà tẹ́ padà alé wọ́n wá dá yunifásitì sílẹ̀ ìnáwó ní christian yunifásitì yẹn tí àwọn ọmọ ń jáde ń bẹ̀ ó ṣe àwọn ẹ̀kọ́ àwọn ọmọ àmì ti jáde ń bẹ̀ àwọn àmì tó ń bẹ̀ àwọn ọmọ ìyàwó àmì bẹ̀ ń bẹ̀ tẹ́ ọlọ́kùnrin lóbìnrin tẹ́ ń ṣẹ́ ń bẹ̀ ara sí orí bàbá yìí nù wọ́n tó wá dá sẹ́ńtà lẹ̀ tẹ́tù ń kọ́ àwọn ẹlẹ́sìn bàbá wa máa ń ṣe wáàsí ní ọdọọdún annual election Ramadan tí wọ́n pè àwọn àfáà ní kàbí ọdún mẹ́fà méje sẹ́yìn wọ́n pè mí àti bàbá wa professor Naibi kọ́lọ́ bá ń sàlékún bàbá wa professor Naibi náà kọ́lọ́ kó sàgbà wọn láǹfààní kó jẹ́ káwa náà dàgbà kó jẹ́ àwa àtàwọn kálá tó rere àwùjọ wa pàdé ń ìgbà yẹn ti dé ńgbà tí mo rí prince àwọn ti dàgbà lọ́dún ìwá rẹ̀ ọjọ́ tí wọ́n fẹ́ ṣe program yẹn gangan sunday wọ́n ti tàgátá sínú hall ní ọkọ̀lá ilẹ̀ ọmọ báyìí náà tó fọ wọn. ẹ̀rí ọlọ́run ara bá ní gbà wọn lẹ́rú orí dáadáa ni wọ́n tán sí Ọlọ́run ọba bá ní síwájú rẹ̀ wò wọ́n gbogbo kùdẹ́ káàtó jẹ́ bá ní fúrẹ́sì wọn jì wọ́n gbogbo jẹ́ wọ́n fílẹ̀ pátá lọ́mọ lára lẹ́bí ní dúkìá lọ́mbà ní dáàbòbò àti gbogbo àwọn òkú ọ̀run wa lẹ́sẹ̀bẹ̀ ìṣẹ̀lẹ̀ kan nìyẹn bẹ́ẹ̀ náà ni ilẹ̀ Sudan nígbà Ramadan tó ń lọ bí ogún wàhálà bẹ́lẹ̀ láàrin olórí ogun àti gbákejì rẹ̀ ní Sudan wàhálà dé bẹ̀ sí jà bẹ̀ sí para wọn bí ikọ̀ ilé bá pààyàn mùsùlùmí náà pa bí ikọ̀ ilé bá pààyàn mùsùlùmí náà ka tẹ́lẹ̀ bá ba bìkan jẹ́ dúkìá mùsùlùmí ni bí bàbá bìkan jẹ́ dúkìá mùsùlùmí ni àwọn ọ̀tá wá pàṣẹ́yìn wọn wọ́n mẹ́bẹ̀ẹ́dì sin o. ní àná ibi láàárọ̀ yìí àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ tí ọmọ ìyá wa tí mo bá sọ̀rọ̀ àwọn nǹkan tó fi ránṣẹ́ pé wàhálà wà kókó dà nàìjíríà lọ́fẹ́ kù nínú àwọn ìlú tí ti kókó pé tí wọ́n ti ń kọ́ àwọn náà bọ́ àwọn òtí ráàyè jáde tán ni pé Egypt náà kọ́ àwọn gbà oròyìn ó ní kí ní jẹ́ sáàrì tí kálukú sá kílòkílò àbó kúbà rẹ̀ ó mọ̀ Sudan dáadáa Khartoum pígbàtà pígbàtà pé Àbújá kápítà wọ́n sọ déérú wọ́n ti ń sọ déérú tí tí ń rú àgbà tára lọ́mọ ìbò ìlẹ̀fẹ́ sá ogun tẹ́yìn múra rẹ̀ lẹ́tìí ramadan náà ní abẹ́ ìṣẹ̀lẹ̀ abẹ́ ọlọ́run kó bá ní gbé fúfú yẹ o kó lè ti bá ní paná rẹ o kó máa dá àlàáfíà padà síbẹ̀ bẹ́ẹ̀ náà mákìtà lákìsọ lábẹ́ ramadan làwọn yahudi àwọn zionist àwọn mùsùlùmí jẹ́ ń kírun lákìsọ tí wọ́n ń ṣe ti káàfù bẹ́ẹ̀ lílù pípa tèdìsìn tó ti bẹ́ẹ̀ àwọn mùsùlùmí wọ́n tún struggle láti kírun bẹ́ẹ̀. ìgbàjá sí ní ìjẹta wọn náà àwọn mùsùlùmí tí wọ́n padà kírun ní aksọ yìí ní Ramadan ní ìgbàjá sírò wọn wọn àdé ní four million gẹ́gẹ́ bí rẹ́kọ̀dì tó bá àwọn Yahudi fi ti máa sì wọ́n tó tó gbé dábàá ti lè fi ilẹ̀ Yahudi ó wo ọ̀kan wọn fẹ̀mí di wọ́n kírun wọ́n wọ́n wọ́n kírun wọ́n yìnbọn wọn wọ́n tí dànù ilé ayé kan láwà iná ní ayé human right human rights èké òkúkúrú ìsàn àìnà ha ò láyé àsábì ní òkúkúrú ìsàn àwọn human right bọ́ni wà gbogbo àgbáyé ló sì rí jẹ̀síra time to time live ṣùgbọ́n kò pé àwa tó ayé àwọn kan tí wọ́n ṣe mùsùlùmí lọ́mùsùn bá ń firú yẹn bá gbogbo àwò ìfirú báyàn lò gbogbo ayé ní ọgbọ̀ torí díẹ̀ Ramadan bá ṣe báyìí lọ ò náà nìyẹn alhamdulillah ẹ rí inú dáadáa tá a gbọ́ tọ́ka sí Ramadan náà ni ọ̀rọ̀ covid covid-19 ọkàn ọkàn ayé ṣe balẹ̀ díẹ̀ ni especially àgbáyà mùsùlùmí lórí ọ̀rọ̀ ajé àti múra nígbàtí Ramadan ilé ń bọ̀ àbẹ̀ ọlọ́run bá kọ́lọ́bà ní sẹ ìjọba Saudi Arabia lẹ́sẹ̀ dáadáa kọ́lọ́bà ní mójútó bẹ̀ ìpètèpèrò àwọn ọ̀tálé lórí ọlọ́mọjọ́ sẹ́lé wọn lórí wọ́n tú ayé ilẹ̀ ẹ wá ṣe umura gbogbo dáàfíde tẹ́lẹ̀ àtù ọjọ́ orí àtù ọjọ́ orí anybody ló wá ṣe umura sáà ìjẹ́ mùsùlùmí ìbá àjọmọdé ìbá àjàgbàlagbà ìyẹn kọ́ jẹ́ kí gbogbo àwọn tí a ti sílé láti 2019 ah opportunity rẹ̀ àǹfààní rẹ̀ ó jẹ́ káwọn èèyàn lọ súnmúra lágbàáyé ó kún bí ìgbàjẹ́ lọ sáájì ni ẹ bá lọ yọ ọmọ bó ṣe rí ó kún gan-an múra kún àti Madina àti Maka tàbí wọ́n rọ́ lọ ni wọ́n rọ́ lọ ni alhamdulillah bó tàbí pé Nàìjíríà wà náà rí bí wọ́n tàbá lọ́múra lọ́dún rẹ̀ pé wọ́n ó fẹ́ ju wájì lọ tó kí tíkẹ̀tì wọ́n látara owó chan change àti látara lílẹ̀ owó wa àwọn airline kò jẹ́ ṣiṣẹ́ irú ẹ̀ Emirates wọ́n sì máa kérò tó pọ̀ Qatar Turkey gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn náà sì rí wọn gba náírà dọ́là ló fi sanwó wọ́n á jẹ́ kí tíkẹ́ẹ̀tì wọn gan lómìnira tíkẹ́ẹ̀tì lásán one point three million franco tá a máa ra àjọ náà three hundred owó àkọ́tọ̀ five hundred one point. Mm.

gbé ti bẹ̀rẹ̀ ṣàwálì méjìlógún ti mú ìpadà lé <laughs> ẹ̀rì torí díẹ̀ ló ti pé ilé náà nù kàtà yìí tó ṣẹlẹ̀ ni alhamdulillah e, e, ètò sì tún wà nínú múra tó ti yàtọ̀ sí bá a ṣe máa ṣe tẹ́lẹ̀ lé ọdún èrè látara dáàbòbò ààbò àwọn èèyàn tó bá ti ṣe múra ìjọba ti wọ̀lú tó fi ráàmù sí múra yẹn wọ́n gbẹ́ láàyè akọ́wàsí tààbù sálẹ̀ òkè ní ẹni tó bá tàwọn òsàlẹ̀ wọ́n láti múra pẹ̀lú ìran àwọn mí ọmọ Yorùbá ọmọ Nàìjíríà àtàwọn aláìmọ̀kànmí náà wọ́n bá ń gbé ìran ẹ̀sìnbílẹ̀ àwọn ọkùnrin àpóbí ń tiẹ̀ asọ́jọ́ bá ti wọ́n náà lásọ ìran wọn dábàá wà ní hòtẹ́ẹ̀lì bá tọ́rẹ́ nìkan tó tún gbé ìran gbọ́dọ̀ lọ́nà tọ́wá fún ẹ́ kí ló tó ń fi ìran àwọn ọ̀nà ìwọ̀n tàwọn sáré ẹ́ lọ́jọ́ tàwọn sáré má tàwọn sọ lókè ẹ̀ mọ̀ irúfin náà ń pè yẹn irú ẹ̀mí wo níbẹ̀ lára ẹ wọ́n ní àṣọ gbófin rè fúrọ̀nà àwọn èèyàn míì àwọn tó gbẹ́ sẹ̀sẹ̀ dé kẹ́yìn má bàa di wọn lọ́wọ́ wọ́n sọ pé kẹ́yìn má ṣe dàwọ́ rárá wọ́n ní ẹ lọ sókè tí wọ́n òkè òkè pẹ́ ju ìsàlẹ̀ lọ ó jìnà lótú wọn rúfin kó dẹ̀ ló mẹ́ àpá náà lónà tó tó ṣe fatiwa yẹyẹ pé ìwọ dọ̀rúra ń bẹ̀ tó bá ti ṣe tàwáfù àkọ́kọ́ kódà bó bá ti tàwáfù wọn tó ń ṣe àṣkárù mi tó ń ṣe jẹnafílà ó sì bá dáná ni tàwáfù jẹ́ kanú bá dáná kí wọ́n pẹ́lá máa torí ẹ̀ irúfin táwa sọ di bí gbogbo ń tọ́tọ́ ni táàbà pẹ̀lúgbà ẹjá lọ sí jèrè ẹjá lọ sí jèrè torí díẹ̀ gbogbo nǹkan báyìí ká kẹ́kọ̀ọ́ dáadáa tó lọ ká máa ń tọ́ ẹ̀ka ṣe ká máa ń tí ó kù díẹ̀ káàtó àgàgà àtàbàpà lólùpèpè àdáyàtò kúdùwà olùpèpè àríkọ́ṣe ni ẹ má fi ntí ọ̀dà lọ́lẹ̀ eléyìí ọjẹ́ bí ó ti jẹ́ lẹ́yìn náà aliwakfatu rọ́bìà òun náà ni nihayat Ramadan wal khuruju minihu bó láti parí Ramadan bó láti jáde kóònù Ramadan àtúbà sí bẹ̀rẹ̀ àtúbà sí ṣe báwo láti parí Ramadan bó láti jáde kóònù Ramadan eléyìí a ó rí pé nígbàtí àtúpá àjọ bẹ̀rẹ̀ ni àjọ bẹ̀rẹ̀ pẹ̀lú Saudi Arabia àtọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ngba Ramadan di twenty nine two hundred twenty nine aki mọgiribi tán kótó kátà ètò kí mọgiribi tán làwọn ti ń sọ pé ṣé àgbà wẹ̀tí ọ̀pọ̀gbọ́n ni àbí àbí yóò dé kan asáàjì kí lè sùn. ẹ̀rùn pínlẹ̀ Saudi Arabia ṣáájú ti wá táàbọ̀ láago mẹ́wàá ń bí ẹ̀tì wà láago méjìlá wákàtí méjìlá fi ṣáájú wa kódà ńgbọ́ ìdọwọ́ rẹ̀ àwọn tí a ń wó lọ wó rí likuli baladin ruyatu ìdálá múdádọ́dọ̀ àwọn àfáà ni pé kílùkọ́ ọ̀kan máa fi rúsù bẹ̀rẹ̀ àwẹ̀ rúsù ìparí àìsànwápò tó láwọn àfáà gbà láàyè pé a lè fi oṣù léde mí bẹ̀rẹ̀ a lè fi sínú ṣùgbọ́n tá a sọ fún yá tó kó nlé ó ní pé likuli baladin ruyatu ẹ̀sìn retí gbàtí ètò 9 sùsọ́nà kéde pé wọ́n tó lóṣù lábájọ sọdún papọ̀ àjọsí kíní àdúpọ̀lọ́dọ̀ ọlọ́run àtẹ̀lélànà ọlọ́run nílànà bẹ̀rẹ̀ àwẹ̀ wa àtẹ̀lélànà ọlọ́run nílànà parí àwẹ̀ wa súnmù lèrò yàtíhì wọ̀túrò lèrò yàtíhì fẹ̀gúnmọ̀ àlékún ọgbọ̀dọ̀ ìdá fẹ̀ràfin ọkọ̀tọ̀ sọ́nàbìnrin ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ látàrí oṣù ẹ sì parí àwẹ̀ látàrí oṣù ẹ̀kan ògbà kó pé ọgbọ̀n bẹ́ẹ̀ la ṣe sọdún akírun eid ní Saudi Arabia làwa ti kírun ẹ ti wá rí pé nǹkan méjì ló ṣẹlẹ̀ ọjọ́ ọdún ọjọ́ jímà yẹn tó bí ariwo àwọn tó ń pè kí ló láá ṣe eléyìí kọ́ làkọ́kọ́ eléyìí kọ́ lẹ́lẹ́ẹ̀kejì òun kọ́ lẹ́lẹ́kẹta àti ń sọ fún yín gbogbogbà kí afọ àwọn àfáàlè lórí kí ọdún léyà àbọ̀dún ààwẹ̀ forí sọjọ́ jímà kí ni ẹ̀kọ́ àwọn àfáàlè lórí ẹ máa ya alákọ̀ọ́gbàgbé ẹ ọlọ́nkẹwa ní àná Muhammad sallallahu alaihi wasallam tó ìsẹ́ àlàyé gbogbo fún a dáadáa tí ó rújú sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam torí díẹ̀ ló ṣe yí pé a gbọ́dọ̀ ya alákọ̀gbàgbé jí máa àti ọdún a máa papọ̀ kí ló jẹ́ ó lè lára wa ń bí ó ní àwọn ìdẹ́rùbà tá a bá lọ́dọ̀ àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá pé ìwọ ni wọn kìí kí ó tó à méjì lọ́jọ́ kan náà kí ọba má bàa kú kí ọba má kéne ẹ wá bẹ́ẹ̀ ní jẹ́ kútúbà ìbánisọ̀rọ̀ sáàmà ìyàbá àṣẹ mẹ́wàá lójúmọ́ kò ní bàtà pẹ̀lú kú ọba ọlọ́run ti wá jẹ́ àmà pé ni nígbà táwa náà ti ń dàgbà tá a ti járọ̀ yẹn táwa ń kí ó túbà jimá àti kí ó túbà aid alhamdulilayi ṣùgbọ́n ẹ̀kọ́ ń bẹ́ kúrò àṣẹ ṣe yóò sì pàtàkì ká mọ̀ Imam Ajalari akínyàkáàbọ̀ àjọ wa ń sáwọ́dé ni wọ́n kí aid wọ́n kí jimá. ẹ̀rẹ̀ wọ́n kí ìlú ọkí jímá ìdí jẹ́ ṣe rẹ̀ kì pẹ́ rárá bí aago méje sí mẹ́jọ ni lẹ́bàá ti lọ àsùnbà àsùnbà tá a jẹ́ ń sọ yìí irú àwọ̀ yìí mo ti sọ fáwọn tá a jọ wà ní hòtẹ́ẹ̀lì lẹ́bàá fẹ́ ká wọlé sínú mọ́sálásí yẹn aago méjì aago méjì òru aago méjì òru láti débẹ̀ o láti débẹ̀ lónìí àfi wọ́n sí mọ́sálásí ẹwọ́ àwọn àmì ìtàsùgbọ́ fi tó tó bá ti jáde pé mọ́ lọ́ọ̀tọ̀ ohun sí kíni ọ̀wọ́lé mọ́ ọ̀wọ́lé mọ́ àwọn àmì títí tilẹ̀ fi mọ́ tàbákì wọ́n ti wá ṣètò ní ìsìn àwọn abìkan bẹ́nu aráàmù náà àgàjábà tó wà níbi àwọn ìtẹ́ṣẹ̀ yẹn àwọn ìtẹ́ṣẹ̀ lè sàrẹ̀wàlá ẹ̀ẹ̀kan lè tọ́ ni ilẹ̀wàlá náà sì jìnnà bẹ́ẹ̀ bá sùn díẹ̀ ẹ bá fẹ́ sàwàlà wọn fún yín láwọn àìdẹ́bìsẹ̀ àlùwàlà wọ́n sì kí ìdí fún wa bàbá wa àgbàlagbà Sheikh Soliu Umaid náà àgbàlagbà tó kù ní Saudi Arabia bàbá yẹn àgbàlagbà ní àfáà ńlá ni dókítòrò ni wọ́n wọ́n ti jẹ́ president ṣúra wọn ní Saudi rí olórí ṣúra àdàpadà kírun ìdí kọ́kọ́ náà àwọn imam haram tó kí kílá ń pè fún wa jímá fún wa torí díẹ̀ ló pé nú ṣẹ̀ríà tí jímá bá forí sọ eid ọ̀rọ̀ àwọn àfáàlè lórí oríṣiríṣi ni àkọ́kọ́ wọ́n kọ́ dúró lórí ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ àkọ́kọ́ nínú méjèèjì o náà ni annaha la taskutu juma o ní pé jímá sọ́lá juma o ákì o tí jímá àti ọdún bá papọ̀ ákì àsìkì jímá sẹ̀kọ̀ ìdí lákọ̀ọ́kí wọ́n lé ilé ní madhabu jumhur fuqaha bí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà dúró ni ẹ̀ minal ahnafiya anu abu hanifa wal malikiya ata maliki wa shafiya ata shafiya wa bi qala akthar fuqaha ilé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ onímọ̀ fíkì sọ wa ikhtara ibn munzir wa ibn hazm ìyẹn sì ní ibn munzir ńlọ́sàlẹ́sà náà rọ rẹ̀ àti ibn hazm az-zahiri ńlọ́sàlọ́sà náà rọ rẹ̀ wa ibn abdul barr bẹ́ẹ̀ ni bí abdul bari ògbótarìgì nínú masa maliki náà lọ́sàn nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n sì ní àwọn ẹ̀rí tí wọ́n fi fẹsẹ̀ rinlẹ̀ àdìsí abu rera ti bẹ́nu abu daud ibùn maja gbà wá tẹ́lifíàdì sọ̀hìn ni tí ànábì kí ìdìtàn tó sọ pé àátò kí jimá o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn jẹ́ ọ̀rọ̀ kan lọ́dọ̀ àwọn àfa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn أنها يسكت وجوب حضور صلاة الجمعة لمن حضر صلاة العيد ويصليها ظهرا ọ̀nà ni wípé wọ́n gbà yí pé téèyàn bá ti lè wá kí ìd ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ pé tó bá ti lè kí ìd ìwá kí ìd ẹ ó ti sọ jímọ̀ ìjọ́ràn yẹn dín tí sọ̀ràn yẹn máa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wọ́n fẹ́ gẹ́gẹ́ dáadáa ẹni ọba wá kí yéèdì ẹni tó wá sẹ́kẹ́ ni wá kí yéèdì kó tún wá padà wá kí jímọ̀ tó ti yé ìwá kí ìdí ẹ ti sọ ìwá ìjẹ́ ọ̀ràn yẹn jímọ̀ rẹ̀ ó ti mú kú jímọ̀ yìí ṣe ọ̀ràn yẹn lé lórí mọ́ mọ̀ yóò lọ kí àìlà níbi tó bá wà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nù ọ̀rọ̀ àwọn àfa ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé bàbá ti kí di o jímà náà tó jẹ́ ọ̀ràn yẹ̀lẹ́ lórí ibi táwọn àfáà sí pọ̀jù sí nìyẹn ṣùgbọ́n àmì sọ yí pé ẹni bá wá kí jímà sọ̀ràn yẹ̀lẹ́ lórí mọ́ mọ̀yọ́ ka ìlà tó bá wá kí yìí kò tó burú ń bẹ̀ wọ́n ní wà nǹkan náà yẹ́ jìbẹ́lá lè imam ikọ̀ mọ́tòwà wọ́n pé ìmáàmù tó kí ìdì fún wa ní tiẹ̀ wọn ò gbọ́ kó mọ́sálásí báyìí kó mọ́sálásí yọ padà wá kíjímà ọ̀ràn ni kó ń dó fún ẹni tó bá ṣùgbọ́n tí èsì imam mahmum o ó lè jáde kó lọ kí àìlá rẹ̀ àgàgà tí bí tó wà bá jìnnà tùgbọ́n lásìkò ọdún kan bẹ tí irú tí wọ́n kí ìdì tán ìgbàdá wá kí ìdì tán àdúgbò wọn sọ fáwọn kan tí wọ́n wá láti bìkítà ní àwálé ó wá sọ pé kí ó yọ̀ǹda mọ́ káwọn máa lọ wọ́n wá torí pé ìpadà wa tí wọ́n ní wọn lára láti wá kíjímà ẹ máa lọ ẹ àìlà ẹ àìlà yín ní àdúgbò yín eléyìí ni masáàbù àwọn anábílà àwọn ambali òun náà sì ni masáàbù àwọn kanú àwọn sálàfù wàkítàrà Ibn Taymiyyah òun ni bàbá Ibn Taymiyyah mú dání wa bombas baba bombas náà mú dání wabnu themin wòláwọn òsèmín mú dání bákan náà àwọn àfáà míì náà nínú wọn òun náà ni wọ́n mú dání Imam Ibn Taymiyyah sọ pé anama shahida al-eid sakatati anhu al-jumu'ah ó ní pé ẹni ọba ti kí eid jímọ̀ sọ̀rọ̀ àyàn fún la kala al-imam an yuqima al-jumu'ah ṣùgbọ́n ìmáàmù rẹ̀ ọ̀ràn àyìn ní kò ń kíjí mà lè ṣáàdà máa ń ṣá ha ṣùhúdà ha kí ọgbẹ́ tó bá fẹ́ kíjí mà kọ̀ wá kíjí mà pẹ̀lú lam o oúnjẹ rẹ̀ yọ wá kí jimá ìyẹn ní àwọn ọ̀rọ̀ táwọn ara wọn lọ́wọ́ ni àwọn ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn ló káàkì yẹn ló sí kíni tẹ́lẹ̀ wọ́n wá kí tí ó kejì máa kọ̀ dẹ́sẹ̀ kí ni ó padà kí àìlà kò gbọ́dọ̀ má kí àìlà ìyẹn ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àwọn àrùn ikọ̀ wá ń àwọn lé lórí lórí tá a sọ yìí tá a bá lè jẹ lé lórí ọ̀rọ̀ tí ó dé bí márùn sí mẹ́fà láwọn àfá sọ á fún wa tó pé ẹlẹ̀ débi kẹ́kẹ́ tó wúgbà wílì ayọ̀ wà gbọ́ àlàyé àwọn àfá wọ́n lórí gbogbo ọ̀rọ̀ tá sọ yìí àkọ́kọ́ mbẹ̀ wọ́n ni akiwalu mas'ala wọ́n lọ́rọ̀ àwọn àfọ́ onímọ̀ fíkì lórí tá sọ yìí àkọ́kọ́ awalan innama shahida salatal eid gbogbo ẹnikẹ́ni tó bá kírun eid fa yurakhasu lahu fi adami huduri salatul juma agbáláyè pé kọ́mọ́ wà kí jimá wa yusalliya zuhuran fi waqtu zuhur kí ọ lọ kí kọlọ̀rí kí zuhur ní àsè láàyè rẹ̀ lásìkò zuhur eléyìí ni òpin àkọ́kọ́ ṣùgbọ́n àfáà ìwádọ́ wọ́n ní wọ́n ní akhadha bil azima gbọ́dọ̀ bá mú èyí tó nípọn jù fọ̀nsọ́lì máàlì mùsùlùmí na salata al-juma kó tó wá kírun jimá pẹ̀lú àwọn mùsùlùmí huwa awla wa afdal huwa awla wa afdal yẹ lọ dáa jù ló sì lọ lájú òpin àkọ́kọ́ nù òpin ẹlẹ́ẹ̀kejì ثانيا إن من حضر صلاة العيد وتراخص بآدم أدور صلاة الجمعة wọ́n lẹ́tọ́ bá ti kó gùn akid ṣùgbọ́n ó wá mú ìgbàláàyè wípé òun ò ní wá kí jímà fẹ́nà sọ̀lẹ́ àzóran bada dukhul waqti zuhur yóò padà kí àìlà lásìkò tí àìlà bá wọlé ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì nìyẹn ó ní pé ó kí eid ó wá mú pé tó òun ò ní wá kí jímà àmọ́ òun mú dẹkùn pé má wá kí jímà ló mú mọ̀tásìkò àìlà bá tó yóò lọ rí kí ní àsìkò àìlà láàyè tó bá wà òfin anamá lam yashhad salat al-eid gbogbo ẹnikẹ́ni tó bá ti pé kò kírun eid fala tashmuluhu rukhsa isqat salat al-jumu'ah fi haqqi wọ́n ní àǹfààní pé kò ní kí jímọ̀ sí fún ti rọ akí eid àǹfààní pé kò ní kí jímọ̀ kó sí kẹ́ni kò sí fún yẹn fala yat'anu wujuba ada salat al-jumu'ah ìjọ́ra yẹn jímọ̀ kó fún yẹn o òpinnu ẹlẹ́ẹ̀kẹrin innal wajiba ala imam salat al-jumu'ah wọ́n lè tọ́jú ọ̀ràn yẹn fún ìmáàmù tí máa ń kéjì máa fún wa wákàtí bíhà tó jùgbọ́n náà làáfà tó tó máa ń ṣe kútúbà ìkọ́mù sọ̀tà tó lè jùmọ̀ dáàlìkà yom ọgbọ́dọ̀ wọ́n kìjì máa ọjọ́ yẹn o yẹ ṣáàdà ha wọ́n yẹ àdúrà ha man shal hudura ha àwọn ìjọba fẹ́ wá kí kẹ́lẹ̀ kírun pẹ̀lú ẹ̀ wọ́n máa ń lam yẹ́ṣẹ́ sọ̀tà tó lè ní ààyè tánàbìtì kí lọ́jọ́ eid òṣìṣọ́lẹ̀ sọ́látàlá eid òṣìṣọ́lẹ̀ sọ́látàlá jùmọ̀ kadalik irú àwọn bẹ́ẹ̀ kó sọ pé tí ó sì gbọ́ yóò kí sọ́látàlá eid àbọ̀ kí sọ́látàlá jùmọ̀ bákan náà torí dẹ́ ǹjẹ́ ń fẹ́ fìràn lè pé ìmáàmù nìkan iná ẹ̀ lọ́jẹ́ ọ̀ràn yẹn kó wá kí jimá pẹ̀lú gbọ́n àjọba tó fẹ́ wá kí jimá òfin tá a bá rí àwọn nǹkan èèyàn láti wá kí jimá tó sì rí òǹkà tó lè kí ni fẹ́ǹhà tàní àkùsọ̀ láti lè á kírun imam imam odó sí masalasi nígbà tó kí ìdì tí èrè tí òǹkà tó fẹ́ kọ́ kí jimá ó wá dúdúdú kò róǹkà tó fẹ́ kí jimá tó lọ́dọ̀ àwọn olùlàmà olóǹkà àmì nǹkan ó gbọ́nà lè tẹ̀lúdó ọdọ̀ abọ́ ànífà ló ti kéré jù pé kódà bàbá rèèyàn mẹ́ta wọ́n sì lè kí jímà ṣùgbọ́n ní àwọn nǹkan tí ó pọ̀ bí méjìlá ìyẹn lé ó pọ̀ jù àgáwọ́sá máa mọ̀ àdìkí ìyẹn wá wà ní ìsìnmáàmù ní orin retí yọ máa lọ torí pé kò sí kéré oríyàn oríyàn bẹ́tà bá ti lè wá yóò kírun pẹ̀lú wọn tí wọ́n sì pọ́nkà bákan náà ni pé ọ̀rọ̀ tó wá wà tó bá àwọn kan wí ṣùgbọ́n àwọn àfà lọ́wọ́ wọn o last one agbọ́dọ̀ wí fún yín náà gbogbo jẹ́ kàtí àdébẹ̀ o náà ni pé ìnàlẹ̀kọ́ ọ̀làbẹ̀ ànàmọ̀ ṣẹ́ ìdásọ́lọ́tàlá 8 ọ̀rọ̀ jẹ́ tó bá ti kírun taskutu anihu salatu juma wasalatu zoro ma dalikali yom wọn ní àtirun àtirun jimá àtirun àìlá àjọ yẹn kò ní kí wọn lẹ́ẹ̀ bá ti lè kí eid ọ̀rọ̀ kan ní lọ́rọ̀ àfa ẹ̀ bá ti lè kí eid jimá àjọ yẹn àtàlá àìlá àjọ yẹn kò jọ̀ràn yẹn lé lórí kóòlù mọ̀rùjú ọ̀rọ̀ tí tí ó lẹ́ni wọ́n ní láyàjúúsù lè amàlù bí láyàjúúsù alẹ́ amàlù bí kódà ká lò ó kódà kí ni nàzàrà mọ̀kànláfàtì súnà tàbí sàlám torí pé ọ̀tà sí ànábì lẹ́yìn náà ó ti ọ̀ranyàn wo ọ̀ranyàn jímọ̀ ó ti wo ọ̀ràn yà ilá ó ti wo gbọ̀nbẹ́nu tíà ẹnkúlẹ̀ ayé tá àwọn ó sì kẹlẹ̀ àwọn ẹn practice ọmọ kéékèèké wà ní dennis gba kí lẹ́fẹ́ fi yẹn gbà ti kéèd kò sí jimá gọ́sáyé lákàtúkọ́ kó nílé rẹ̀ nbẹ́nu tíà bẹ́ẹ̀ àwọn àfa yan o láyà jùúsù lẹ́ amadu bihi láyà jùúsù wọ́n ní ọ̀dọ̀ lò ó kò tó ká ti kéne eléyìí ni àlọ́ àbọ̀ wa lórí wáàsíwà tó ní wọ̀kọ̀fà tún máṣẹ́ Ramadan Mubarak alimusori àwọn ìyẹ̀wò àwọn bá sì bá Ramadan ọdún ìlú abẹ́ọ̀lọ́ balikọ́lá tó fà láǹfààní ilé ní abẹ̀rẹ̀ wáàsíwà náà nírọ̀rùn àtúwẹ́pàdánilọ́rùn ọlọ́kùn gbaníjọ́sùn fún wa ọlọ́kùn sínú sọ́ṣẹ́rí wa ṣùgbọ́n tó kù díẹ̀ káàtó tí a ṣe kọlọ̀ fún rẹ̀ sọ́wájú wa àwọn tá a ti tọ́ da kọlọ̀ nǹkan gbà lọ́wọ́ kọ́mọ́dà ọ̀la ìlà sọ́wọ́n kẹlẹ́ bẹ́ẹ̀ mọ̀ ṣọ́dá ńlá ìlà ìlà ta àṣẹgbà